ìdáni lọ wá sú lójókùnkùn sí olójú lójú ọ̀dà rí wọn lọ́wọ́ òkùnkùn ní òkùnkùn ọgẹ́ ìbù láàrí rárá òkùnkùn ní òkùnkùn táa ti rí tẹ́lẹ̀ láàrí mọ́ òkùnkùn ní àtùlùmọ́tù mẹ́rin náà wọ́n pẹ́ sí ànúrù kan náà ni lóòtọ́ àwọn sọ́lọ́rù lábára mọ́ gbogbo ẹ̀ núrù ànúrù àti lọ́wà mẹ́rin ọlọ́run ni lóòrù ọlọ́run tó wá ní lóòrù ló wá tó lóòrù ara rẹ̀ káàkiri sára gbogbo tí ń jẹ́ lóòrù kọ́lá àti lóòrù tó dùkú jù wáyé náà àti lóòrù tá bẹ́ẹ̀bẹ̀ lè ké òyìn náà Kí ò sí alìmọ̀fàrí, alìmọ̀fàrí, ó ti mú fúra lùlọ, alìmọ̀fàrí lùlọ ọba àṣó olóòrù wọn ìpín aláṣẹ tí wá níbi ọlọ́ àmìwá wọ́n pè wá nínú lílò èdè lárúbáwá ni àmọ́nà àkùránì ànóòrù ní mẹ́bẹ̀ lókè ọlọ́run ní kí ni ànóòrù wọ́n jẹ́ ẹ̀nà zúlù máa ti wà náà نور العلم نور العقل نور الحكمة نور الهداية àwọn núrù náà bẹ̀bẹ̀ tàbí túnmẹ̀ ọ̀kan náà ọ̀kan náà ní òjò òjòlòjò ọmọ jẹ́ àwọn òjò ọmọ awon ojo òjò òjòlòjò ọmọ jẹ́ òjòlò wá lè wá lè rọ̀ sára àgbáyùn fọ́mọ̀ o le lè rọ̀ sára bà kòkòrò ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ọmọ jẹ́ ẹni abùn lọ́pọlọ ẹni abùn kéwú ẹni abùn níwò ẹlòmí mọ̀wé bọ̀mọ̀ kéwú bàbá ni ó kéwú kọ́ fún mọ̀wé dé gbàgbà tó tí lè mọ̀wé tí lórí tí ò tún ní mọ́ ẹlòmí ti mọ̀ kéwú kọ́ mọ̀wé bẹ́ẹ̀ pọ̀ jù náà lọ kò lè ọmọ kan bẹ̀ àwọn tẹ bá gbọ́rọ̀ kalẹ̀ tẹ bá ti fẹ́ lórí á ní àwọn àti mọ̀bí tẹ́

láti ilé pẹ́sù mọ́tù yẹlẹyẹlẹ àmọ́ mọ́lẹ̀ ọlọ́run ní jẹ́ bẹ̀ Allahu nuru samawati wal ardi náà Ìrànlọ́lá àdáàbùdé ìdí tí ó fi tó ayé tí ó fi ṣètò ayé bí mo ti fẹ́ káyé orí mo ti fẹ́ kọ́dá títí Al-Kùránì Ọlọ́run yẹ jẹ́ ìlàwó ìwàjá Ọlọ́run yẹ jẹ́ sí kọ̀ǹtọ́ gálọ́pì sínú Al-Kùránì tẹ́bàdé kí olú ẹ̀mà kí ọyọ́ máa yọ ní tẹ̀rẹ̀ àwọn kòtò àwọn gẹ́gẹ́lẹ́ àwọn ìpásọ ìṣẹ́pa mọ́ra wọn kó ma takura wọn ní jẹ́ ìwàjẹ̀ ìwàjẹ̀ nǹkan tí ó wọ́ tí ó dàrú láàrin lójú tí ẹ̀ tí ò ní jọra wọn tó takura wọn àwọn gẹ́gẹ́ àrójútù mẹ́nu kùránì o tí pé kò lè yé wa bí ìtumọ̀ àmẹ́yìn ò sọ pálù kùránì takura wọn lábẹ́ ìjẹ́ òfin ọwọ́ síbẹ̀ lámúyẹ̀jẹ́ aláwọ̀ ìwájà kò fàbò sí sínú kùránì lámúyẹ̀jẹ́ aláwọ̀ ìwájà kò fi ìtakúrá wọn sínú kùránì bó ti wà nínú àwọn tíra méjì bible bí sọ lẹ́ta bí ìjìlá tó kọjá ọ̀pọ̀pọ̀lọ̀ tó sì bẹ́ẹ̀ Wàláhùl hàmdù bí i ولكن الخبير الذي له ما في السماوات وما في الأرض Ọwá tó lọ sí pé èmi mú ní gbogbo ẹ̀. Ọfin ọfin Mẹ̀lìkíyà hàn níbi tí ó tó sàbáyì. Kàlìkíyà rẹ̀ náà ní tí ń lò wọ́ èmi mọ́ dá, èmi mọ́ dá ilé ìgbìmọ̀ sí ibáyì. Iṣẹ́ rẹ̀ ní ń ẹsì ń proud pẹ̀lú ẹ̀ èmi mú ṣe bàbí ìyà ọlọ́run ipé mọ mọ nǹkan ṣe náà ni ó fi hàn wá nínú fásíà ló fi hàn wá nínú àmìhàn ló fi hàn wá nínú káàfì nísìnyí ní wọ́n tó pé ká dúpẹ́ fóun èmi mú ní gbogbo ẹ̀ wọ́n bá mi ìyá fi ní dúkìá dúkìá wà ní ní à nílè ní mọ́ nítorí pé ẹni tó bá ní nǹkan tí ò lè lò ó kí ní òun ló ní máa lúkà wà máa lákà owó rẹ̀ àti nǹkan díẹ̀ ní tọ́ ọba lè lo sẹ́ ìtàrà lílé tọ́ ọba lè lo kapásìtì lérí ẹ̀ pé mọ́kífóònù ẹmọgbé lọmọ̀ ah, fẹ́mọ́ ewúrẹ́ àwọn alóhùn ọ̀fẹ́nu ara mi sọ̀rọ̀ ìmìmò ní ẹ̀mọ́ ilẹ̀ rà ní 100,000 ní àti

Adúgbẹ́gbẹ́ ìkáàkì dúgbẹ́ bẹ̀rẹ̀. Wọ́n wà láhàkí mọ̀ yọ́kọ́ ní ọgbogbo tí mo dá pátá bẹ́rí ìṣẹ́tò ẹ̀dà ẹ̀dẹ̀, ẹ̀yà fà, ẹ̀yà ológun, ẹ̀yà alágbára, ẹ̀yà elétò, ẹ̀yà tẹ́m̀bẹ̀láyé mọ̀ jù yìí lọ. Gbogbo ìṣẹ́ pátá wọ́n padà fún ní gbogbo ẹ̀kù ní parẹ́ mọ́ mi nú wọn ò ní gbàgbé ẹ̀. Alhamdulillah fátíì sámáà láti wà láọ́ àti ìsọ àwọn hamdu tí ń bẹ láàrin súwà àwọn hamdu tí ń bẹ níbẹ̀rẹ̀ láfẹnu kàyí tó jẹ́ mélòó ọjẹ́ mẹ́ràn àwọn adébìbá tí ìsàmáwá tí wọ́n láàrín tí tó ń fi àwọn ni tí ìsẹ́kọta bá ní ká pẹ́ Kama fi bá kama gbárí ṣáàṣì nípa ẹ̀. Ilé òkun wọ́n ti ń ṣe láti jọ ìwọ̀n ìṣẹ́ sẹ́ndìsẹ̀. Ìdáṣì náà wọ́n bá débi kí sátáláìtì wà ní Táwọn ẹ̀rí wá ọpẹ́ ẹni fọ́lọ̀ ń sọ ìmọ̀kalẹ̀ fún wa lè mínà bí wá pé alhamdulillahi hamdana ala ìnìyàmì wà lọ́rẹ̀ ìbíbọ́rì mẹ́gbẹ̀dì pẹ̀lú ìlàrí ẹ̀lẹ́lẹ́ àti mẹ́rin وعظه لغيب من نعم ليلنا لا تكثير من عبد تبارك الله يا ذا العز والكرم سبحان ما يلهم النفس إلى الرشد العقل والقلب والشهوات طالبة إلى سلامة بلا بدان والكبد الناس شتى وبالأرضات ممتلة منهم جهول سفير المال والولد فيهم عليم فكير فاكد سبيل لكن فعل رب العالمين صمدي لكن رب العالمين صمدي من يشتغل يقتدى بالعرف والعجب من يستطع يبتني بالله أعطبني شدة سور تفريد ويخفاهم بل الغفاء ظهور دائم الأبد بل الغفاء ظهور دائم الأبد Ìrìnà ẹgbẹ́ tó sí ìbòyó tó sírì, mo fi tó gbọ́dọ̀ ọlọ́run ni ń gbọ́ àti

àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run. Ọpẹ́ tọ́pọ̀ ẹ̀yìn tọ́pọ̀ lórí kiri àmì wà lálẹ́ ìbíbárì fi mẹ́dàdì. Lórí àwọn ìfẹ́ tí ń ṣe fún wa ní òye ìsítọ́dún yìí nínú jẹ́mọ́ anúrù islam ayọ́kùnrin orí ọlọ́ nínú ọgbà wa ní àìgbó ti mọ̀ iná mọ́sùtọ́ wọlé ọmọ níye ìdí mẹ́ta ìdí mẹ́rin ẹnìkan òṣùwá fẹjọ́ ẹnìkan sùn ní ìpé kọlùmẹ́lérí ọgbà mẹ́lẹ́sẹ̀ ọgbà lọ́rùn ọgbà lójú ọgbà lápò ọgbà lówó ọlọ́run òṣìṣẹ́wọ́ kẹ́nìkan mọ́ pé abárásù lọ́wọ́ rẹ̀ kọ́dà kọlíbù kọ́dà ojú èèyàn láyé inú mọ́tò rẹ̀ àtàtẹ́lọ́wọ́ ẹ̀dá àtẹ́lọ́wọ́ máa dábà ọlọ́run ọ̀jẹ́ orí bẹ́ àtúpẹ́lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọkùnrin lóore ọkùnrin lóore ara tò sí orí ara jìnà rí alhamdulillahi hamdan mẹ́tàtẹ́rẹ́ àlá ìrìn àmì wà láàrin ẹgbẹ́ta ìrìn oore tó fi fún atọ́pọ̀ ìtìsáàrí mi mẹ́rẹ́rí màdájú ọlọ́wọ́ oore ní jẹ́bẹ̀ ọ̀pọ̀ púpọ̀ oore àfojúrí ìta látọ̀ ní àbí oore kọ̀kọ̀ tí ò sépa adúgbẹ́ ìdàgẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ọlọ́run oore ọlọ́run tí ń dà fún àwẹ̀ ìdá alàlàbìmọ́ rẹ̀ lórí wákàtí kọ̀ọ̀kan ìṣẹ́jú mínítì kọ̀ọ̀kan lẹ́fẹ̀ẹ́nì kọ̀ọ̀kan orí tí ń ṣe fún wa ọ̀pọ̀ rẹpẹtẹ ààrẹ kàásán gbà àfihàn ó sì fojú wọn torí lè yàn bá mọ orí pẹ̀lú ara kọ́tà ti tí ó láàárọ̀ omi lọ́sókè omi sẹ́ ọ̀nà kọ̀ọ̀kan ó sì gbẹ́wò jáde ó sì tó orí mà ní wọ́n láyé ó tọ́ àtúwà lè ká àlà àjàgbè pé ẹjẹ́ ìjẹ́ àkà fi wọ́n wí ọ̀nà mímítà mí tí ó sọ́ọ̀tù ní kákà ní àbẹ́jẹ̀ tí ń lọ sí ń tí ó pàkàsọ ẹni ẹ̀jẹ́ rẹ̀ bá pàkàsọ ẹmà ẹmà ẹmà rú àdáwò tọ́kàá ẹni ẹ̀ṣẹ̀ rẹ̀ bá pàkọ́sọ ẹ̀mù ránà ló fàn án. Àbómi ló pọ̀ jẹjẹ lọ. Àbómi ló pọ̀ jẹjẹ lọ. Àbómi ni ò wá dédé ní ara rẹ̀. Àbómi ni ò wá dédé ní ara rẹ̀. Yọ́ gbàgbé pé kí nípa lókù tó mú ayọ́ ọkọ̀ máa yanjú èyí ò náà. Yọ́ gbàgbé pé ọ̀sùn máa lé wa kí ní kátó jẹun ọ̀hún ẹmú ẹmú ẹmú ẹmú tẹ́ bá mú dání kò ní jẹun ẹ̀sì bọ̀ lẹ́rọ ẹ̀sọ́ mọ́lẹ̀ àwọn tẹ́lẹ́sẹ̀ lẹ́ fún wọ́n sọ wọ́n mọ́lẹ̀ fún tó jẹun rí wọ́n dè wọ́n lápá wọ́n dè wọ́n lẹ́sẹ̀ wọ́n ní làkàyè ẹ̀sìnkiri làkàyè ẹ̀ kàṣí Ìsìnkò lè Ìmá ṣe, ìmá rí jẹrí mú, ìmá wọ́n tọ́tọ́ dáa.

ẹgbẹ́ ìbànújẹ́ àbí aláborúkà ládùúgbò àbáláyàn lè rẹ tọ́lọ̀ yíyàn lé ọ yọ́wà tó wá fàájúrò pé kí ló kùkù tá sì fún òkú sí ní sinmi orí ti rí lọ́sàn lóòrùn lọ́rùn sọ wa alátàkìdìrì lọ́kàdà rẹ̀ min abadi ní ìdí sọ wa tátó dáyé tó dọ́lọ́wọ̀n bá omi owó ti dà nínú ìyá ìyá náà gbé jẹ́ ẹgbà tó lóyún ìyá ń sáré kí ń sùn ìmú gbígbóná ní mọ́mí tútù iná àyà ọlọ́run àti rẹ̀ àyà ọlọ́run ìṣọ́ ọlọ́run ló dáàbòbò wá ní oyún kóòrẹ̀ lórí nípa ìlẹ̀dẹ̀lẹ̀ wọ́n tẹ́ ìwé òun wíwúsẹ́ ìdínbẹ̀lẹ̀ àti ìṣọ́wọ́sẹ́ wọ́n tẹ́ yóò ti tẹ́ẹ̀kì àìmọ́yẹ ẹ̀yìn sáájú kó ní wọ́n tẹ́ ẹ̀yọ́ ẹ̀ láàṣọ ọlọ́run yẹ́ àbàràbà wọn ọ̀yà ọ̀zẹ̀lẹ̀ ìṣẹ́wà ló ní àwọn àbí ọyọ́ ní jẹ́ núrù ẹwà ló láyé ọlọ́run ní núrù mándàlá ọlọ́run tó fóókọ ní sí wọ́n fi wá ti kàn ní ẹ̀ẹ́kọ̀ tí ìpé bínú sí núrù ọmọ abúlẹ̀ ilẹ̀ ìjòkó lóòrùn abẹ́ ìsọmọ lóòrùn

سبحان من يلهم النفس عن الأرسل سبحان Ọlọ́run tí fi ilẹ̀ ààbò ma náfúsù, ilẹ̀ ààbò súnmọ́rú jù náfúsù lọ, tògbìyàlù ní máa súnmọ́ náfúsù. Ẹni ọlọ́run bá fẹ́ sàánú ẹ̀ nínú ọmọ kéwú, ẹni ọlọ́run bá fẹ́ ṣìkẹ́ nínú àfáà, ẹni ọlọ́run bá fẹ́ mójútó nínú ábìdì tí ń sin lọ́hun lọ́pùsù àmáàkùbẹ̀sù ẹ̀mí tí máa bí tèèkì àbúrú fún ìyàpé lọ sí ọ̀sàbúrú ilẹ̀ háàmù ọlọ́run ma wá sọ kalẹ̀ sí nígbà tó lọ́run bá fẹ́ lo olúwa rẹ̀ kẹ́rẹ́ bó ti fẹ́ lo ànábì Gẹ́gẹ́ bí ìsàn ìtàní àti fẹ́ gbé ànẹ́bìnrin sí ìyá alẹ́ rẹ̀, kí ṣe olólùfẹ́ rẹ̀. Òun nìyẹ́ òun lọ tọ́ ọ̀dàgbà, ó kó bí òun lọ tọ́ ọ̀dàgbà, òun nìyá alẹ́ rẹ̀. Kí jẹ́ ìyàwó bá lè ànẹ́bì pẹ̀lú àwọn àtúntò náà jẹ̀bi torí kọ́ jẹ̀bi gbọ́ngbọ́n ni ọlọ́run ló sì fi gbọ́ngbọ́n sí kó wá láàrín ó ti bò ni, ìfẹ́ ti bò lójú ìbọn ti fún olùdárù padà àti yóò ti fa ilẹ̀ àná sí ha ọwá pé ó ti máa bọ̀ káṣẹ̀ bùkátà nínú ọmọ kútọ̀ dàgbà àmá ti bì yí ó ti dà ní ẹ̀sí Yusuf wàhánbà sí ha Pọ̀ wọ́n láti ìdí wọ́n rò fún ọmọ. Àrọ́ àkọrẹ ànàrọ́ ọkùnrin ní àgbàlẹ́gà ìtàkìrípa ní oṣù àwọn àlìfáàjà. Iná rọ̀ lè ní ìgbà àti ìdá ìlú kọ́lá fi ó kéré láti bí bí ayẹ́ ọ̀. Ọ̀làkọ́dí mọ́tìtì yìí wà màjì Ẹni tí ò ní ṣe ẹni tó lọ ń bá tó kí ilé àhàyá. Ìlú ẹgbẹ́ ní òun ti ẹgbọ́ lámúdàjì alò jẹ̀bẹ̀rẹ̀ ọ̀síyà. Jẹ̀bẹ̀rẹ̀ ọ̀síyà àti oníjàbáàrù tí ó máa tẹ̀. Ìrìn bẹ́ẹ̀sì sí lára yàáyà. Àwọn ọlọ́run lára tí ó sí lára rẹ̀. Ọwá tí ó sára rẹ̀ kọ̀kátà pè ní gbàgbà gbàgbà ní máa kíyàn. Gbàgbà ọ̀dẹ́ra rẹ̀ nìyàn. Ọwá náà ló kọ́fẹ́ sí tẹ́ lára rẹ̀. Náà ti ó ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ al'amára tó ti tó. Lónà wá fi lọ́gbàdọ́ pé à, ah, ó kò tẹ́lẹ̀ lọ́mí àbáwọ̀ lọ́rẹ̀ náà sí inú ọ̀fọ́ra mi wá pé ìlẹ́sẹ̀lá máa rọ́tún lè ṣòó ẹ̀mí máa ti pé ti àbúrú fún ìyàní ẹ̀mí náà fìlẹ́ àkọ́ wọlọ́run ní o ìlàmọ́ra ìmọ̀ràn bí i ẹfà àlẹ̀ hàmà àìdọ́rọ̀ máa jù ìrìn àmà tí ẹkùn ọ̀rẹ́ sí mọ́gbẹ̀ owó lórí mọ́gbẹ̀ òṣòwò kankan lápòrò àdìbẹ̀ ìgbà tí ó tẹ̀lẹ̀ àà ó lè ṣe kàbá ilẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ dájúkù ó ti mú ọbẹ̀ sí ìlẹ̀hámù ní fánà ha ojú rá ìlẹ̀hámù ọlọ́run ní báyà á lè bọ́gá mẹ́rin lójú tí àláwọ̀ ará ìwò ní ni bàbá ti ní àádébẹ̀ kò wọ́lọ̀ kí láàrí báyìí ìrìn àwọn ìṣòwò ọlọ́run ẹni tó adámà ń tẹ̀wọ̀ ìmọ́lẹ̀ tí adámà ń bẹ lára wa mẹ́jẹ̀ àti ìdè mi máa ń sànú ìwọ́ lọ́pàá rẹ̀lẹ́ àwọn rẹ̀lẹ́ àdé rẹ̀lẹ́ àdé ìbádà kankan tó wà rẹ̀lẹ́ àyè wọ́n ni bíjì mí ohun bàbá amọ́bá ti jí òun náà kọ́ ajọ́dọ̀ kọ́ ipé kan ọlọ́njẹ ní ládá ọgbẹ̀rọ̀ tí ara mi fún yàn ẹ̀fẹ́ kíláwà lọ́wọ́ àti fún mọ̀mọ́ lọ lé lọ́sì ní tápà àmọ́ bàbá ìgbà àmọ́ ẹ̀rìn àwọn báyìí ò tó lé ojú pé ọjá kan náà tó nígbàtí ẹ̀rọ ìlú tó àrùwà bá tó àrùwà bá jẹ́ bá rí ààrẹ òjò báyìí ara méje kì ìgbà kí ni wọ́n béèrè ìjẹjẹ àjọ sọ́tẹ́lẹ̀ ìwà àgbẹ̀rù ni yìí máa jẹ́ kọ́lọ̀ wọn fọ́nà máa lókè tó ti ẹ̀mí dẹ̀rù ni wọ́n lànà pọ̀ ìgbà mí àfẹ́ lọ́wọ́ àti láyé bàbá lóhun kí ni tọ́pìkì àwọn ọ̀rọ̀ tẹ́tẹ́ lọ́wọ́ bí ìwé tẹ́lẹ̀ wẹ́lẹ́wọ́n tó tọ́kì kì ní ìjọba ìlọ́jọ́ ti súnmọ́ àmàtẹ́rù yẹ́dà mútíra kan mẹ́rin mútíra tó wọ̀ rí bá tẹ́ wọ́n tọ́wọ́ bá mútíra wá ẹ̀sìn ìgbà ní ọmọ ìdé bí i lọ́bẹ̀ láì mẹ́rin ìgbà ọgbà ìwọ̀n ó ti di áàrùn láàzà omi àwọn ni wọ́n tó lọ pé ọ̀ṣẹ́ tó ìmọ̀ mútíra jáde kí láàrùn ìyá àtúgbọ́dọ̀ pé ìlọ́nu pé gbogbo tí bá wí mo rí nù

rọ̀ṣáàdù súnmọ́ náfúsù ọjọ́ra wọn rọ̀ṣáàdù múhù ló súnmọ́ bẹ̀tọ́lọ̀ bá bẹ́ sọ àánú èèyàn yóò fi ilẹ̀ hàmù tààlọ̀ rẹ̀ kí máa wí ọ̀rọ̀ ọ̀ní tó rẹ̀ bá ti bẹ̀rẹ̀ ọlọ́run Nínú ọgbà àwọn bó ti máa kékeré iná nígbà tí tí wọ́n dá bàbá wá ti rìn kọjá ní àìní dáúdà, tí lè lọ sọ́dọ̀ bàbá dá àwọn tàrí gbogbo ọmọ tí wá bọ́ta wá tó láti àyè ọ̀rọ̀ ah, ní ààrẹ́kùn yóò bá yóò súnmọ́ alágbàrúkà pẹ̀lú ọgbọ̀ ọlọ́ Omi tó ti kó ọgbọ̀ ọmọ wá mọ́ríkàtì náà ní ọ̀dá ọlọ́wọ́ sọ ìdí ńlá fún ọ. Bí ọ ti rí lọ́bá parí sí ọ. Tọ́wà nígbà àwọn ọmọ wa ní ìwẹ̀ bá ti lè kọ́ ọmọ náà láńkọ́ wọn àti mi àtàwọn yòókù mi sáàpá ńkọ́ wọn. Táwọn láńkọ́ wọn ní àbọ́lọ́ àwọn ń sọ̀rọ̀, àwọn ń sórí, àwọn ń àà. Wọ́n rẹ̀ máa yóò lè mú náà ó sàárà ìlà ọ̀sẹ̀ Bẹ́rẹ̀ kan máa ń sùn lọ ọlọ́run bẹ́rẹ̀ kan ìlú gbọ́yà ọwọ́ mọ́ ah, sùn, àwọn ọ̀nà bá jí padà fi ákìrí lóòm ní ìṣẹ́bà máa ṣẹ̀kọ̀ wá dó jẹ lọ́wọ́. À ń fẹ́yàwó, à ń bímọ, à ń kọ́lé, à mọ́tò ń yẹ wá ń dá àkálùkú ẹgbọ́ yẹn kò jẹ́ tó jọ yẹn láàrin wa Ọdún tàbẹ̀rẹ̀ bílẹ̀ mi, ó ti lé tàlàtí ní àmì. Abáka ní èjì ọdún tàbí ilẹ̀ ó ti lọ́gbọ̀ ọdún sẹ́yìn. Ṣé gbàgbàgbé? Àwọn àbọ́ bàgbàgbé. Kápẹ́ kápẹ́ ní 1975. Ọlẹ́kàwọ́ pẹ̀ ní 1975. Olé ayú pé pẹ̀lẹ̀ ti parí 74 December ìlẹ́gbé sọ́dọ̀ ọ̀tọ́ Hazard. Láwá ìpàdẹ́mẹ̀ láti ń gbé tẹ́lẹ̀ láti ń bá haraka bọ̀. Àwa kúrò Láfíà ni bàbá tó hátàrí. Mẹ́sìn ẹ̀ká pípọ́ ní bá àti ẹ̀kà ní tààrí ìfẹ̀kí 75. 75 75. fúnkọ́. Ọjọ́ 34 years. 34 years ẹ̀yìn ìgòd. 34 years ìgòd. Ẹ̀rẹ́ ní ìgòd ọ̀gbẹ̀ years mọ́. 34 years ìgòd. Mi tí ó yẹ máa jẹ́ rẹ̀ tí àwọn jẹ́ tó mọ́ jẹ́ ẹbí oúnjẹ tó náà fẹ́ jọ́ọ̀nì tó ah, gbàgbé kéwú oúnjẹ la wí àwọn nǹkan mí àwá jánú ẹ̀lẹ́bí pì yóò gìrì pò láti jẹ́ ààrẹ lọ máa ń tèlé o ààrẹ ni ọmọ ìlú àlọ́kọ́ kọlu ẹ̀ náà nígbà tó lè bí lẹ́mọ́ èyí òun mú ìyàn gbàgbé ẹ̀kọ́ tó gbé sílà tó nínú ọbí tó gbé rí kọmá Kọ́tọ́ wá fún àwọn tó mú ìrẹ́ pé ìwọ ọ̀fẹ́ Bẹ̀bá ni ọmọ ẹni kéwú ẹmà kí lọ fẹ́jẹ́ pọ̀ ní. Kí ló dé, tọ́pù zàmáà ní àtẹ́gùn gbà ní àtẹ̀wọ̀n náà kọ́. Ọba tí ó tẹ̀lé fún wa tó gbọ́dọ̀ tó lọ́rùn. Wọ́n fún mọ́ wá ló kọ́lùkù wá ṣọ́ wá tó tọ́ ní bàtọ́. Àwọn tọ́lọ̀ ń dájú wá lá irinṣẹ́ mẹ́rin ní àrúrù, ànáwùsù, àlàákìlù, àlùkọ́lù, ẹ̀sìrúhù lẹ̀ sáyé sí. Ẹ̀sìrúhù lẹ̀ sáyé sí. Àkìlù, lọ̀rọ̀kàn àti náwùsù àti kọlùbù. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣáháwà ní fẹ́ wọn, ṣáháwà adùn náà ní fẹ́ wọn, adùn ọ̀rọ̀, adùn oúnjẹ, adùn òórùn, adùn abẹ́, gbogbo adùn náà ní fẹ́ wọn ni wọ́n máa wọ́n máa yá. Ó sì tó ó ti pé àpẹẹlẹ́gbẹ́dá lálàáfíà àti kí ní sẹ́bẹ̀ẹ́ sọ́dá láàáfíà lára rẹ̀ tí èèyàn bá ní ọkàn tí kọ́lígbò ọ̀nà bá lálàáfíà gbogbo tí máa ń ṣe pẹ̀lú ojú rẹ̀ mo ṣe rúkò ní ma bọ́kàwé kò ní ma bọ́ tajà owó wọ́dà fún ma lójú nígbà tọ́kàn rẹ̀ bá ti ọmọ ti dàrú ọmọ tí ó dàrú tọ́kàn lọ àtúkọ̀ ó nábùsù ẹ̀mí ta wáyé náà òun náà ń fún ní ẹ̀bá mo fẹ́ jẹ àmàlà mo fẹ́ jẹ kìníkà mo fẹ́ jẹ lọ́sù ní bèèrè rẹ̀ tó bá ti fún ara yọ́yà tó bá sì rí sàláàdì jẹ inú ọlọ́mọ àbàjẹ́ pé ìrígbẹ̀rẹ̀ àti jẹ sàláàdì lè jẹ rígbẹ̀rẹ̀ nítorí pé lọ́sù rẹ̀ ti bèèrè rẹ̀ Owó tí ń fẹ́ tọ́ nígbà tí wọ́n ti ń jẹ́ òun tí ọlọ́run ní a máa rí fún tàbí jíyàn ìyọ̀gbọ́n fún ìsinú òṣùmọ́ ti lára nígbà ápìlò gbọdọ̀ mọ́ sí ní ara èèyàn bí ápìlò bá bẹ̀rẹ̀ ṣẹ́ kò ní gbádùn wọ́n gbóúnjẹ kalẹ̀ rẹ̀ òní lè ìjọba tí ẹ̀yìn náà ní ni. Ìròyìn dáta ajá mọ̀ pé ló ń ní àwọn òpin mẹ́rin. Ló ń ní àwọn òpin mẹ́rin. Náfàlà máa tó bẹ́ẹ̀ lẹ́ra mú dáadáa lẹ́rẹ̀ bí i. Lúrùn bá dọ́là tí ọba sí akẹ́rù. Bọ́ọ̀ ní rí ní ìjọ ọ̀pẹ́ ọmọ ṣe rí ní ìjọ. Ọmọ tó ní gbogbo ọmọ ìdúgbẹ́ lára wa láwá rí ìdarí sọ́dọ̀ olóòrùn bí i ọlọ́nu jẹmọ́ orí náwùsùn àti ápínù àti kọlíbù ọlọ́run fọ́ àwọn mú wọn ìdarí sọ́dọ̀ ọlọ́run mọ́ wọ́n máa ṣe wọ́n máa yíwé wọ́n máa gbogbo nǹkan tóbi tí wọ́n á kàtùkù sí ọlọ́run nítorí pé kí Àwọn ìtàwà àṣọ́gbọ́ ni àti ìwọ́ tó mú wa ń pẹ́ láìlú àmàdánà, ọ tàbí ìfẹ́lẹ̀ ọlọ́run àti mọ́ ọlọ́run ní ìgbàtọ̀lọ́run ní ìjì wa tó fẹ́ lò wá. Ànà àṣọ́gbọ́ táwọn tẹ́lẹ̀ àrídá àti mọ̀ kọ́ tẹ́lẹ̀ fún ọ́n. Àtàbí àtàrà àpọ̀ lójú ìlọ́mẹ̀ ẹgbẹ́ èèyàn kò sì bá ọjọ́ wa. Pàmílà ọdún láti ọmọ tààlà fún ọ̀rọ̀ ẹlòmí ò sì fẹ́fẹ́ ẹ̀kú kó tó rí jẹ ẹlòmí ò sì fẹ́ wàhálà kẹta bọ́lọ̀ ìdénù Anáàbùsà pé ọbílẹ̀ àrílẹ́ kí mo kó tẹ́lẹ̀ fún ọmọ ní ọmọdé ọ̀rọ̀ lọ́wọ́ kẹ̀kẹ́ ọmọ mẹ́rin wà ní ọlọ́dí. Ẹlòmí ìjà wúlò ní ìjẹ́ bá ní kọ́ ìkọ́kọ́ owó kò lè kọ́ kọmọ́ ti gbé ìgbẹ̀kalẹ̀ ní ọmọ àti ọmọ ẹ̀yọ owó ni wọ́n bá kọ ní owó wọ́n sáwàdà yóò owó ẹni ọwọ́ àpapọ̀ owó tó àwọn gbogbo kí ó yọ wá sẹ́lẹ̀ يمول كثير المال والولد كثير المال من دور والولد فما فوق بين كثير سماو فما فوق بين يوم كثير الله أكبر ẹlòmí wá ní yàrá ìyàwó ọwọ́ àwọn ọmọkùnrin ni wọ́n lọ ọmọ ọlọ́mọ Ẹwọ́n tí ọlọ́run èèmọ̀ àlèémú fàfí lọ fàfí bọ́ọ̀rún tàbí ẹlòmí ń bẹ nínú àwọn asọ́lọ̀dá àlèémù ni, ó ní mímọ̀, pàtíìwù ni, ó sì mọ̀ ṣẹ̀rí àpúpọ̀, àbábá ti bọ̀rún tàbí kò ní kó sì kàláyé wọn dámọ́ Wọ́n lè láàrin láàrin ọmọ òṣèta. Nígbàgbẹ́jà alẹ́ alẹ́ àbá alágbẹ́jà àti ẹ̀fà ní wà. Wọ́n yà mẹ́nu yàrá ní kí dákẹ́ mẹ́rin nìkan ọmọ bí kí máa gbé. Àwọn alágbẹ́jà ọkọ̀ ní kí ó rí di ọmọ ọkọ̀ ìjọ èyí yóò sùn. Wọ́n wá ní mo lọ àwọn ọkọ̀ àti àfihàn máa ní láyé mọ́ àwọn àti. Wọ́n mọ̀ bó ti mọ̀ bí ọwọ́ tí ò sí ilé, wọ́n mọ̀ fún òsì ilé tí ń bá lé, wọ́n mọ̀ fún ìgbẹ́lé. Àwọn mo lọ́wọ́ àwọn ẹwọ́n lẹ́wọ́n ó lè wọ́n ẹ̀mí wọ́n ti rí bá kí bá ń kò sí pọ́sì kankan ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ kò sí igbó o ẹgbẹ́ òpé igbó ni o kò sí igbó ni o ìdẹ́gbọ̀n pé kò sí igbó ni pé Amẹ́ríkà pa ọmọ láàrin àwùjọ ayé ìlú rọ́bìn ààrẹ ọ̀rẹ́ ọlọ́run. Ọ̀rẹ́ ọlọ́run. Ń jọ tí ẹ bá mọ̀ pọ́lẹ̀ ọlọ́run Nígbé lágbàjọ́ra ní jẹ́rù mọ̀ sára, ẹni bá kàfún náà lọ́dọ́ àbáyé àbáyé. Ọlọ́run ti tàrí mú, ó fi wá kọ́ náà ara wa ní. Ọlọ́run ti tàrí mú, ó fi wá kọ́ náà ara wa ní. Ẹni rẹ̀ kú tẹ̀fẹ́ rẹ̀ láwọn ẹwà láwọn jú ní mẹ́rin ẹ̀sẹ̀ ni àwọn ẹni bá wá gbàdúrà. Láti máa wọlé máa rọra, máa káàbọ̀, àárín ẹlọ́wọ́ wá bẹ́ẹ̀. Yẹ́ fún tẹ̀fẹ́ rẹ̀ náà wà máa wú bẹ́ẹ̀. Lọ́mọ bẹ̀rẹ̀ ní tó máa gbé láwùjọ. Ilé ìjẹ́yà tí ó kéré fẹ́lẹ́fẹ́lẹ́ kan láì ní ọlọ́wà kan ọ̀rọ̀ pẹ̀lú àwọn àtàpá láì. Òun ní lọ jẹ́jẹ́ mọ́ o. Nígbà tí gbogbo èèyàn ti pé kì í ọwà ọmọ owó bí àlùbọ́sà. Lọ́rọ̀ Àkúrò lórí ẹ̀ àlùbọ́sà ọlọ́lọ́mọdé aṣọ tó wọ̀. Ó fi gbé rẹ̀ ní dáadáa ọlọ́lọ́gbé lárugẹ báwọn. Ẹni bá ti bá jọ wọ́n ń pé wọ́n ń ẹ̀ lọ́sùn lọ́sùn yá fún tẹ̀fí lòun máa wọ́n kọ́ọ̀kì yóò ní àmàyàn wọ́n mọ̀ wá àmàyàn wọ́n sì mọ̀ wá ọ̀yà Amẹ́ni ní lọ, yọ́ padà ọlọ́wọ́ ní nǹkan ní ọ̀padà tó jùwó lọ. yóò fún ara rẹ̀ ní rẹ̀. kò ndị ní dààmú àṣà rẹ̀. kò ní dààmú ẹ̀ṣà rẹ̀ kò sí ní dààmú àṣà rẹ̀ ọkàn ọkàn mò ń lágbájá pé wọ́n lówó tí mi lówó. ó lágbájá wọ́n lówó tí lówó في شدة الشور تدريب وإدبار Àìbá máa ọlọ́pàá kádàrá rẹ̀ títí kọ ọmọ lọ́jẹ́ jẹ́ fẹ́rẹ̀ kan pàdíwò rẹ̀, kòkó tí ń gbò tí ń gbò, ọwọ́ aláwọ̀ títí ọlọ́run tó lọ́wọ́ pàdíwò wọn. Wọ́n ti nábì, wọ́n nábì, wọ́n ti àìnábì lọ́dọ̀ ọlọ́run, kò ti dápọ̀. Báyìí Àìsàn ọkọ̀ ní pé ní ọdún ṣókò jẹ́ èèyàn nù. Wọ́n náà gbé èèyàn bí tó nítorí kí ní pé bọ́ ọba sọ́rọ̀ rẹ̀ bí ẹ̀yẹ́ lórí tó bá sọ́rọ̀ rẹ̀ bí ẹ̀yẹ́ ọ̀sọ̀ ọlọ́run bí ẹ̀yẹ́ nù ọlọ́run palẹ̀ mọ́ dá ọlọ́run palẹ̀ mọ́ dá ẹni ẹgbọ́jà máa ìwọ ni ń bá rí àwọn ìwọ àwọn bá rí Àtèmi náà. Àtèmi náà. Mẹ́jẹ́ ní kọ́ bọ̀ nínú jẹ́. Mẹ́jẹ́ ní kọ́ bẹ̀ nínú jẹ́. Àti sọ fọ́ pé wà yìí. Mẹ́jẹ́ ní kọ́ bẹ̀ pé wà yìí, wú bí yìí. Tí wọ́n bá sọ mọ́ pé wà

Ana, ana. Ó ní ẹ̀mí yẹmí. Wọ́n náà sọ pé ana, ana. Ó sọ pé ẹ̀mí yẹmí náà. Egun tí ń fọwọ́ kàn náà wọ́n náà. Egun tí ń fọwọ́ kàn wọ́n náà fọwọ́ kàn. Ẹran tí ń fọwọ́ kàn wọ́n náà fọwọ́ kàn. Ẹran tí ń fọwọ́ kàn wọ́n náà fọwọ́ kàn. Ẹ̀jẹ̀ tí ń fọwọ́ kàn wọ́n náà fọwọ́ kàn. Ẹ̀jẹ̀ tí ń fọwọ́ kàn wọ́n náà fọwọ́ kàn. Màmá rẹ̀ lẹ́ka náà. Ó sọ ó sì mú wa àlọ́kà náà. Èèyàn ni ẹ̀yẹ̀ yìí náà. Èèyàn ni ẹ̀yẹ̀ yìí náà. Bí ìdìtọ́lọ́ fẹ́ lù ọ sí ọ̀tọ̀, bí tó fẹ́ lù èmi sí ọ̀tọ̀. Bí ìdìtọ́lọ́ fẹ́ lù ọ sí ọ̀tọ̀ yìí. Ọ̀pẹ́ Mọ̀kúnnà Aṣáàtì mọ̀kúnnà òkà àwọn tí ń bẹ ní ayé Ọ̀tọ̀ ọlọ́run ní ìlú. Ọlọ́run ní ìlú ìwọ́pọ̀ ní mú. Ọlọ́run lórúkọ̀ òun bú, ìsìn ìwọ ní mú torí pé tó wọ ọlọ́run ló fi ń ṣe láti lè wá sọ fọ́lọ̀ pé kò sí ọ dáadáa ó pẹ̀lú ẹ̀ lórí jà ọmọ ìtọ́lọ́run kò láì ẹni tó wá ń kò mẹ́wọ̀ lọ́wọ́ ìdáríyẹ̀ sí pé rárá ah, èmi kọ́ bá rẹ̀ lọ́nà ọlọ́run kò lé sí nítorí ọba bẹ́ẹ̀ sí ní ṣe eléyìí ń léèrè tó ti ni mo wáyé fún kún lé sí gbà kò lé sí ní ìmọ̀ rẹ̀ kí èsì láàrin mi pẹ̀lú láàrin mi pẹ̀lú kọjú bẹ́ẹ̀ lọ kùn ní ìjàdù ọ̀la láti bọ̀ ọ́nú jẹ́pọ̀ wáyé ọwáyé wá ti sọ ní òṣèlú òṣèlú ọ̀hún Ọba kan jẹ́ kókù ní ẹ̀ká àṣọ́ni kó àjọ́ ọ̀tọ́ àjọ́ ọ̀tẹ̀ ọmọ ti bí tọ́lọ̀ ọ̀fẹ́. Ìṣígbà ti ṣúrù ìtẹ́bìrì mọ́ wà ní sí bá rọ̀ Bágálàbà bá ìṣòro káàrí mọ́lá bẹ́bí. Báyìí lè kàfá ẹni tó pamọ́ tí ò sí hàn lè ní ìwé lọ́ka ní owó lọ wá ní wọ́n náà gbá pẹ́lẹ̀ lò ní hàn ní. Zuhúrù wọ́n padà rọ́ jáde nígbà òṣùpá rẹ̀ àtòrùn rẹ̀ àti àwọn ọ̀rẹ́ bá ti tásìkò ọjà الحمد لله باشع السماوات والعرب جائل الملائكة رسلا أجنية مثنى وثلاث أرباع يزيد في الخلق من يشاء Iná àlá olùṣẹ́ ìrìnàjò. من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم أيها الناس اذكروا نعمة الله عليكم هل من ذلك غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو عليه Ẹlákùn jàmá kálùkọ́ má sí lóró. Kálùkọ́ má sí lóró. Nígbà ẹ̀kọ́ àwọn màálì Ramadan náà ni ẹ. Àwọn ẹ̀kọ́ dáàrí ló yọ sọ Ramadan yìí mú ní ọmọ màálì Kùrán. Ní àdùkọ́ ìmọ̀ ń fi ń bọ́ wa. A ní nǹkan sínú wa. A ní nǹkan òṣè nínú wa. A ní nǹkan òṣè wá yẹn nítọ̀ ayé ni àdámọ́ ni ọ̀ràn yẹn ní. Kí nǹkan ọ̀bá ti wá nínú ọlọ́run àti ní níbi tọ́lọ̀ ń tọ́ dúkù lára ẹnìkan kan wá tó ń jẹ́ àbàwọ́n àbùkù ó èso wá mọ́lẹ̀ ní láwọ́ àtẹ́lẹ́ kúlẹ̀ náà sí ìbùsẹ́ Yóò lábàgbà ń fẹ̀lẹ̀ àti ìlọ́fẹ́lò. Láwọ́ bàtàtà lọ́rùn rísàrí ìgbàlì lábàgbà ń fẹ̀lẹ̀ àti ìsinmi. Ọ̀nà ìbàdí orí kan, Allah wọ́n lọ́wọ́ bá tẹ́ta láwọ̀ rúkọ̀ ní ìbáàdì gàní òjújọ jí ààrùn wọn mọ̀ sóra tó wà lẹ́kùn ẹ̀bù ti ẹ̀nu láti sọ́rọ̀ ní ọ̀sùn ẹbá ń wá wọ́n ni ó jẹ́ kára gbogbo wọ́n balẹ̀ nítorí ọlọ́run máa máa so èmi àti ìwọ mọ́lẹ̀ ó sọ ẹlòmí mọ́lẹ̀ bí ìwé yọ́n kàkà kò ní ó sọ ẹlòmí mọ́lẹ̀ bí owó ó sọ ẹlòmí àlàáfíà ó sọ ẹlòmí mọ́lẹ̀ bí ògùn ó sọ ẹlòmí mọ́lẹ̀ bí ọkọ̀ tàbí tọ́lọ̀ ẹ̀dì mẹ́lẹ̀ mẹ́rẹ̀ bá délé yọ́ lọ. ولكن ينزل بقدر ما يشاء إنه بمهده خبير بصير tọ́n sáré lọlé aláàfáà tó mú akẹ́kẹ́kẹ́ sí tẹ́ tó mú alórí ajé owó lè ní ọlọ́run bá dá olóhun ní ọmọ yà ti jẹ́ tó ti jẹ́ Ìgbà ìfọ́lówó ti fẹ́ wọ́n dàpọ̀, ó yàpọ̀, ó yàyàkúyà. Ẹwà àwọn kí ẹ̀kí ẹ̀kẹ́ ń rówó lówà. Wọ́n sì wọ́n sì ní dá àbá màmá, wọ́n ní dá bàbá wọn, wọ́n ní dá ìyá wọn. Ẹwà ti bọ́ sí pọ́ọ̀sì ipò ìjọba wà láìwọ́ àtàrà jù ní fún ìdánwà sí pọ́tà máa wọ́n kọ́ kókò ládùúgbò wọn lọ tó lù pẹ̀lú ipò jẹ́ ti gbé ọwọ́n ní fagbọn látọ̀ tó dá lókè láti lọ́wọ́ kan padà ládùúgbò rẹ̀ ó ṣe oúnjẹ wọ́n ti gbò fún ọ ládùúgbò àwọn aládùúgbò lolùkọ́ wá lọ ní pé vip àjá àti ibi tíbi jáwárí wọ́n máa gbé ọlọ́kùnrin kan àbá lọ́sọ fún ayé ni ọlọ́run máa tó ń gbogbo ọ̀ àfáàwà yàtí ìmọ́mù gọ́fìnà àbìlẹ̀tí àbìlẹ̀tí ọwá tí wà sí àyí tí wọ́n gbé wà sí àti ọwá ní nípa kí ènìyàn mọ̀ lọ́un pẹ̀lú gbogbo pọ́ọ̀tù tó ọkùnrin kan bẹ ọlọ́run ní kó níláárí ọkùnrin tó wá ní tòsìlì ní ìlúrí bẹ̀rẹ̀ lórílẹ̀ ní ilé tẹ́lẹ̀ ó sọ di sọ́lọ̀ wọ́n ló sí nígbà tó wá yá ọkàn rẹ̀ wá bá nìí ó lẹ́gùn bá tó bá kókó mẹ́kọ̀ọ́ nígbà tó bẹ́ bá wá fẹ́ tí mọ́ lùdì wọ́n pè ẹ má fẹ́ jùjọ kan wọ́n pè ẹ má fẹ́ jìnà ogun wọ́n pè ẹ má sọ àwọn gbàtà àti sẹ́mi ìdí sí ọ̀rọ̀ lọ wá kọ́ ayọ̀ lẹ́bi ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ ẹ má fẹ́ jìnà ogun wọ́n pè ẹbí ó pé ara ó pé ọ̀rẹ́ ó pé ara àdúgbò ó pé tó bá lọ́ra yìí kọ́ lọ́ra lílájà ó lè sá àjá lọ́kọ́ lọ́lọ́ ìtọ́lọ̀. Ọwọ́ asá lọ sí àjá, ọlọ ọ̀rà bí tọ́ ni àkọ́kọ́ ọ̀rà ọ̀rà, ẹmọ́jì olé, ẹmọ́jì olé. Ọ̀rà ọwà kúrò ní tí ọ̀sà níbi dílé wọn nítorí pé wọ́n dàmú ẹ̀ ládùúgbò wọ́n fi tínà rẹ̀ ọwà afẹ́ lọ́bi tí ọmọ gbásùn tẹ́nìkan ní dáadáa mú wọn ẹjọ́ yìí ọwà kú bẹ̀ kí lọ́tẹ̀lẹ̀ omi ọ̀sọ̀ ní pé wọ́n wá ń kó bùkátà máa ẹni ọmọ rí àti ẹjọ́ ọmọ rí kó bùkátà bá kọ́ sáfún wọn ọwá lọ sí àjá àsìkò náà lómi dàmú wọn lájá lásìkò tsunami ọrùn prógámù tsunami yẹn tó bá ní ah, ah, àwọn tí kìí ṣe ní ìwọ̀n létí omi etí omi lòun bẹ́ ẹ̀rú bá túbà lọ́ba wá tún àwọn olè àwọn olè ẹgbẹ́ bẹ̀rẹ̀ fún ilé ọmọ ẹgbẹ́ ọmọ àwọn olè wá sáà orílẹ̀ Bàbá ní lẹ́kẹ̀ẹ́jì ni wọ́n ti pàì kí ló Ó wá ní dírẹ́bà kan gbẹ́gbẹ́ dírẹ́bà yẹn pẹ̀lú wọn láàfáà ni, òun pẹ̀lú ẹ̀ ni wọ́n jọ kúrò ní ìwọ̀n jọ kúrò ní ọ̀lọ́lọ́ sí àjá wọ́n jọ́ta àwọn akọ̀rọ̀kọ̀ àpapà kò ní ọ̀kan láti ọjà àpapà olóòrùn ìgbàbọ́lọ̀ ní tó lè yóò tó bá ní òun àpapà lọ́pàá ó yẹ tó wá pa tó wà lẹ́gbẹ̀ òun ó bá padà yóò pa òun náà kò sí ọ̀kan tó kò kó wà ara lójú ẹsẹ̀ tì ní bí àbí ọba fáìsì tàbí wọ́n ta àwọn ilé orí láti ìgbẹ̀kùn wà ara ìgbẹ̀kùn tó máa tó òun lè. Ṣé ìgbẹ̀ Abíọ́lá ẹ̀sìn wọ́n ti bá ara fúláàtì méjì níbẹ̀ wọ́n tó ṣe fún iṣẹ́ nìyẹn pé ìyàwó ẹ̀ fẹ́ ó dẹ̀ kọmọ sẹ́yìn ìyàwó ẹ̀ lọ sọ fẹ́ mọ́ ní ìyàwó àti ọmọ ilẹ̀ báwọn méjì ṣe kú wọ́n wá sọ fún wọ́n ti kú ọ̀tún wọ́n pè wọ́n pè wọ́n sọ fún ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní gbogbo máa bọ̀ lẹ́bàá wọn àti àmọ́sí lọ́wọ́ ẹ̀ ń tẹ́wàá mọ́sí láti kò ní sáré tí ó kó ṣe gbà mọ́tò dípò tó wọ́n bẹ̀ tó wá Adọ́ṣọ́wá ní wọn sọ́nà pẹ̀lú ìjọba ni ọ̀. Àwọn tó wá tọ́jú ń bẹ̀ àwọn ní àpàdà wá ìṣò pẹ̀lú ẹ̀nà wọn bàrà ń sọ́rọ̀. Àwọn tó ti tọ́jú ní ìjọkùn àná. Àwọn tó ní wàhálà wọn pọ̀. Ní ṣe dáadáa fúnjọ wà ń gbà tó sá lọ, tó sá lọ, tó sábọ̀ fẹ́ gbọ́ ogun ẹ̀. Lóbi jẹ́ pé ọlọ́run tó wá mọ́lẹ̀ Tọ́rọ ah. Kí ẹbí ṣe wà sí ọ̀rọ̀ ìtàn àádọ́ta ọ̀rọ̀ ìkó ìjà láàrin ọdún mẹ́wàá ọdún mélòó ni tsunami tẹ́lẹ̀. Ìjọ ọdún márùn-ún àwọn mẹ́fà lọ, ètò wà, tọ́ bá tọba wà ní ìfọ́tọ̀ wúlò ìfàṣàfàní fáwọn èèyàn bẹ́ẹ̀ lọ ní ọ̀nà ọ̀bá pọ̀ pẹ̀lú ẹnu tọ́wọ́ bá tún wọ́n ń jẹ ń bẹ̀ wọ́n mú mẹ́ ó ti tọ́ ó ti dèyàn ó ti dèyàn ó ti dèyàn ó ti di mọ̀ sára ó ti jẹ́ ìdáyé ó ti dèyàn ìbìlẹ̀ ẹgbẹ́ wọ́n pọ́ǹtì ẹ̀ pé òun ni bẹ́ẹ̀ ọlọ́run ní ṣògbó ọlọ́run ní jáàrí mẹ́lẹ́rẹ́kẹ́ ti rúsùlẹ̀ ọ́sọ̀ àwọn mẹ́lẹ́kẹ́ ní òjíṣẹ́ ọ́sọ̀ àwọn èèyàn ló jíṣẹ́ òní àjílé àti onípò kan bẹ Màtìná ẹni tí wọ́n kìí ẹjẹ́ méjì, wọ́n tún lẹ́rẹ́ sánmà lé sánmà láyé. Ọlọ́pọ̀ ẹ̀dá kọ̀ọ̀kan. Ẹjá mú tẹ́sù bá wa.

àwọn ní ìgbà sí. Ọlọ́mọ náà kọ́ bá gba owó mọ́sálásí. Ọlọ́mọ náà kọ́ bá gba owó mọ́sálásí. Ẹ̀dà ní ẹ̀yìn. Ẹ̀dà ní ọ̀yìn. Ọlọ́mọ tó bá bẹ̀rẹ̀. Àwọn ọ̀bá náà ó ṣe orúkú bá bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ bá jẹ́ àánú ìṣẹ́ orúkú bá bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ bá àwọn ọmọ ọmọ ìjẹ́ àrẹ̀ Àwọn ọjọ́ ìwà kan òru. Àwọn ẹ̀kẹ́ ìjọba ajọ́ adáwọn Àwọn ọjọ́ orúkú bá bá Àwọn àbá بسم الله الرحمن الرحيم اللهم اجعل أول يومنا صلاحا ووسطه فلاحا وآخره نجاحا قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم Wọ́sọ̀gọ́rùn kàtàn àtàlátù kàtì, wọ́sọ̀gọ́rùn kàtàn àtàlátù kàmàjẹ́ta nàbí, ìbẹ̀ kama wá rúrú tó bá fẹ́, pẹ̀lú àwùjọ tó rọ̀ fi kó wà yìí, ọlọ́run tó fi kó wà jọ yìí, ọlọ́run sàmúwà. Àmín.